الحمد لله أن يحفظ محمد صلى الله عليه وسلم جميع الله وبارك ومحمد قال لا إله إلا الله أنا قد فيها بأن رواتب أبيه في أسير أردت أن رواتبنا قال لا إله إلا الله ìjọ́gbò tẹ̀sírì wọn nínú Ramadan pẹ̀lú gbogbo àǹfààní tí Ọlọ́run ní kí a máa rí ní ara bàbá wa Ọlọ́run dákùnrin ọmọ bára ṣe àlékún ọ̀rọ̀ fún wa ọ̀lára ìlàlá àǹfààní náà fún ọjọ́ kí a jẹ́ pé kọ́ ara wa ti àlékún àlàáfíà ara àti ìfọ̀kànbalẹ̀ tó mọ́sàpá wa ṣe fún àlàáfíà àti ìfọ̀rọ̀ ẹ̀mí gígùn tí a ń fẹ́ fún àwọn bàbá wa yóò wá pàgbójá sí wípé ní ẹ̀kírí wa kò ní àti wà sí tágbọ́ lónìí tágbọ́ láti ẹnu àwọn àfáà méjì alákọ̀ọ́kọ́ látọ̀nà àfáà wa Abdulaziz Ismail Chakopo ayú àwọn ni wọ́n kọ́kọ́ bá wa sọ̀rọ̀ lẹ́yìn náà àfáwà Adam abúrúmẹ́jì àfáànlá ẹlẹ́ha àwọn náà bá wa sọ̀rọ̀ pẹ̀lú òkú ọlọ́run nígbàtí wọ́n bá sọ̀rọ̀ tán èyí tí ó bá kú pẹ̀lú òkú ọlọ́run àwọn bá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم اللهم اجعلنا كتابك

العاقب رب الفلك من شر ما خلقت من شر باسد إذا حسد العاقب رب الناس ملك الناس إله الناس من شر الوسواس صدور الناس من الجنة والناس انظر من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله محمد أفضل رسول الله صلاة الله وسلام الله عليه وطاهرها مولا الله الله محمد علي وطهر آل الله لا إله إلا الله الله وأن فأفضل رسوله صلاة الله وسلام الله يا خير لا إله إلا الله الله سلام الله عليه وسلم الرحمن الرحيم من يطعم الشريع Allah الله والإيمان بوفق الله على الحساب بنعم الله وإله الله الله الله محمد أفضل رسول الله كما في الله سلام الله عليه وسائر أهل الله

ọlọ́run alhamdulillah ayẹ̀ nẹ́bìrọ Muhammadu sallallahu alaihi wasallam ìkí ọlọ́run ọlọ́run àtórí ẹ̀ṣẹ́ jẹ́ sára ọba kọlọ bá annabuwa Muhammadu sallallahu alaihi wasallam lẹ́yìn tàyà annabuwa Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ẹni ọlọ́run ọba pátá tí wọ́n fi ọlọ́run ọba tí wọ́n fi mọ̀ra sáàmà òdodo yàtọ̀ sí irọ́ sáàmà ìmọ́lẹ̀ yàtọ̀ sí òkùnkùn èyí sáàmà kí ní jẹ́ ìrìfánú ọ̀rọ̀ ọba gbóò láti dọ́lọ́ ọba mà látara wọn ni ìkí ọlọ́run ọlọ́run kó máa bá ogbà àwọn ẹni ọlọ́run Bàbá Sheikh Adam Abdullahi lórí. Bàbá Sheikh Kamalu Dini Ladabi. Bí irú wọn bẹ́ẹ̀, ọlọ́mbà àtàlékùn kẹfún wọn báyìí bá àtàlékùn jẹ fún wa. Àwọn tí wọ́n bẹ láyé nù wa, ìkẹ́ ọlọ́run ọlọ́run ọba kó máa bá ogun alápapọ̀. Ẹ̀mí gígùn ọlọ́run ọba ọlọ́mọ́sàbá ṣe fún wa. Pàtàkì tó já sí pé oòrùn wọn ni kó wà wá fi ń sásọ àwọn ni wọ́n ń tọ́ka wa sójú ọ̀nà ọ̀tọ́lọ́wọ́n ọba àti tànàbíwa Muhammadu fadilatu shaykhul muhtaram aláwọ̀záìyò alábàkọ̀ farídù wọ́wà Fọ́lá ìgbìmọ̀ ìjìdá dámọ̀ ìlú ẹgbẹ́ àtàrùkà sí bísmìlá ìlàkójá àti ìlú lábí bàbá. tí ń tọ́kẹ́wú níwájú àwọn èyí tí wọ́n kọ́ wa àtàǹfàní sáàrí mú lára wọn wọ́n ní ká ṣàlàyé rẹ̀ fún gbogbo àwa jàmá a máa ń bí òun náà wípé èyí tà ń ṣe yìí a ń kírun fọ́lọ́ wọn bá a ń dáwẹ̀ a ń yọ sàgá a ń ṣe dáadáa èyí tọ́lọ ní kọ́ máa rọrùn fún wa yìí mo wá fẹ́ fi wá wípé kí a mọ́ sí ọjọ́ wá lójú àkọ́kọ́ náà nì àti wípé ìbéèrè tí mo fẹ́ béèrè ní wípé níbo la mọ̀ tọ́lọ̀hún kọ́ sí fún wa tá a ti gúnlẹ̀ ń bẹ̀ àti gúnlẹ̀ ayọ̀ ń bẹ̀ àbí wọ́n ti fún wa níwẹ̀ àdìjọ́ náà ìbéèrè nù máa bá wá mẹ́lẹ̀ yìí kò ní já jọra wa lójú lórí ẹ̀ nítorí aráwọn àhájísù àtàwọn àyátòl Kùránì tí ń sọ fún wa pé ìtàǹsẹ̀ yìí kámọ́jọ wá lójú ẹni tí tí ń ṣe dáadáa bọ̀ ó lè ìjọ̀lá kó ti bá mi ọmọ náà a máa ọmọ a kárọ́jú ká mọ̀ pé gbogbo ń tàà ṣe ìyàtùmọ̀ sàlékún sí iwájú ọlọ́run ká má jẹ́ ó tó bẹ̀ ká má jẹ́ ọjọ́ra wa lójú bádà billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash rahim nínú ṣúrátù nẹ́jìnì ọlọ́run sọ níbẹ̀ níbi tó ti ní wà láàtù bá kú àǹfúsakún Wúwà àlàmù bímá ní ìtàkì. Wọ́n látú sára kúrò àlàmù bímá ní ìtàkì. Àfàrà ẹ̀ta ilẹ̀ bí ìtàwà láà. ساء قليلا واكدا علم الغيب طويرا بموسى وإبراهيم الذي وقى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء خلق الزوجين الذكر والأنثى من نطفة ذات منا وعن عليه النشأة الأخرى أنه واجنا واقنا وأنه هو رب الشيطان

هذا نذير من النذر الأولى هذا نذير من النذر الأولى أصبت أصبت ليس لها من دون الله كاشفة أفمن هذا العزيز تعجبون وتذهبون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوه نعم èyí tí a fi ṣe ìyá tó fi tàlájá níwájú ọlọ́run ọba gẹ́gẹ́ bí i tá à ń sọ fún ara wa olúwa ń sọ wípé alẹ́dínà yẹtẹnibúnà sábà ìrànlẹ̀ ìsinmi wálfàwà ìṣà ìlàlọ́màmà ìnàrọ̀ pàtà wá sí هو أعلم بكم إذ أنشاكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم ولا تزاكوا أنفسكم وأعلموا بمن اتقى الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة وأعلم بكم إذ أنشاكم من الأرض وإذ أنتم أجلة في بطون أمهاتكم فلا تذكروا أنفسكم هو أعلم بمن فقال والذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم àwọn àṣẹ́já sí pé wọ́n jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ láńlá kí ni kàbá irù àwọn ẹ̀ṣẹ̀ láńlá tó tóbi òun náà ni àṣírùkù billah kéèyàn ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́ bá nínú ẹ̀ náà ni kéèyàn ó ṣe sì náà ẹ̀ṣẹ̀ ńlá ni nínú ẹ̀ náà ni kéèyàn ó tẹ òbí méjèèjì ápùlúwà nìdé ìlì ẹni tí ń tẹ òbí méjèèjì irú ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn ó mú sí ẹ̀ṣẹ̀ ni kéèyàn ó kétó ni kéèyàn ó mú nǹkan ní nǹkan ẹ̀ṣẹ̀ ni àìsàbá irú mínà ilẹ̀ ìsinmi àwọn ẹ̀fẹ́ lálá ọ̀pọ̀ lórí tìrìtì wálfàwà àìsà ilá ńlá máma àìfàwà àìsà àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ẹ̀ṣẹ̀ ni èròkérò ẹ̀ṣẹ̀ ni gbogbo tí wọn náà fẹ́ jẹ́ kú ó ní lára rẹ ẹ̀ṣẹ̀ ni wálfàwà àìsà ilá ńlá máma àyàfi tó bá jẹ́bi tó jẹ́bi tó yẹ́ sí kò sí tí yóò ti ṣe láyé الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم nínú tí ò lè mórí kókò ń bẹ ọlọ́run ti dáa bó ti dáwà yìí al-insan àtọ̀ún ọmọ ènìyàn gbogbo ọmọ ènìyàn pàtàkì nẹ́bà Muhammad lójí gọmọ yóò àpò gbogbo ọmọ ènìyàn wọ́n wà lórí ní tèkì ní ìlànlá tí wọ́n sọ tó bá ní pé ò ní jẹ tí ọ̀dá tọ̀ mo ti fẹ́ ètí mo iṣẹ́ ni mo fẹ́ bẹ̀rẹ̀ fi jẹun làmọ́mọ́ tún mọ̀ wá bẹ́ níbi tó ipé iṣẹ́ tàà ṣe tàà gbówó ẹ̀ ìbẹ̀nà owó tí wọ́n fún wa tó jẹ́ pé owó àrámù gẹ̀lẹ̀ tó fún wa gan òun náà gbà lè e fún wa ìbẹ̀nà oúnjẹ tó tí wọ́n fún wa tàà ń jẹ tó jẹ́ pé ìkà àrámù bẹ́ẹ̀ èyí tó jẹ́ pé sí àjẹ́ ìforígbọ́bẹ̀ táwà torí àdùnfà ìjẹun mọ́ àbíká torí ẹ̀fà ìjẹ́ wà owó mọ́

وإذ أنتم وإذ أنتم أجنة في بطون أمهاتكم Ọlọ́run ní àwọn ọlọ́run ọba la máa gbogbo àwọn iṣẹ́. àwọn aláfọ́ ìníkàtẹ́ wà nínú inú orí ń kí nǹkan iṣẹ́ ire ní ọmọ àtẹ́lì iṣẹ́ ẹkún ní òṣèlú kò sí ìyẹ́ ní kẹta ìyá jẹun ọlọ́run òní kó jí ó níwálá ìmú tó gbóná ọlọ́run òní ó níwálá ìjẹ tó lè múlá ọlọ́run òní ó níwálá وعلامات في كتب أمهاتكم ولا تلامون أنفسكم واعلموا بما اتقى أنفسكم ibi tá ń lọ gẹ́gẹ́nu látùzákú àǹfùsàkún ìwọ bàbá mi tó ń kírun látùzákú àǹfùsàkún ìwọ ìyá mi tó ń dáwẹ̀

olúwa ní látùn sá kú ápùsà àkọ́kọ́ wá nígbà náà ni ibi tí mo kírun dé yìí tẹ́tẹ́ ni àlìjẹ́nà níwọ́ ọlọ́run ti fọ́n sáà dígbé àlìjẹ́nà ìgbà àà níbi táwà bá ẹ̀sẹ̀ dé yìí léyìí o tí mo bá yẹn láti làkẹ́kọ́ ìsú yẹn mi dàlẹ́lù tí mo ká òní rẹ̀ kùránì sí ìkà lójúgbò ní e fọ́lá tó bá kó àkùnlàkùn ní sísọ wípé èyàn fi ń tẹ́raga níwájú ọlọ́run

ibẹ̀ ni ẹni ń kọjá òun lọ ma dúdú tó kọjá wájú òun lọ ma fẹ́ èèyàn funfun tó kọjá wájú òun lọ mẹni tó fẹ́ rajà títí dúdú dúdú dúdú tó bọ́rọ̀ sí ní àfihàn definitely pé ọ̀yọ́ká jọra wa lójú pẹ̀lú tí a ń ṣe nínú ìbádà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lórí àsìkò Ànábì wa Muhammad ó ní حتى ما يكون بينه وبينها إلا الذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها وإن العبد ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا الذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها Ànábì wa Muhammad. Ìlọ́lá ọ̀dà. Tàbí mọ̀ wára wa, ànábì ní ìfẹ́ nínú ìdá. Ọkùnrin ń bẹ, obìnrin ń bẹ, ọmọdé ń bẹ, àgbàlagbà ń bẹ, ọ̀dọ́ ń na Làyá Amadi bí Amadi Ali náà rí. Làyá Amadi bí Amadi Ali náà rí. Ní ma tí irun tẹ́mọ̀ pé Làyá Amadi bí Amadi Ali náà

حتى ما يكون بينه وبينها إلا ذراع حتى ما يكون بينه وبينها إلا ذراع Àárín ọ̀sẹ̀ ká sọ́sẹ̀ méjì ló kú sí ogun, àbọ́dún kan. Fàyẹ́ sọ́pọ̀ alẹ́ ẹ̀yẹ́ ìpínlẹ̀. Bẹ́ẹ̀ jẹ́ bí àkọọ́lẹ̀ tọ́rọ ń kọ lé lérí, àkọọ́lẹ̀ bá dájú. Àyámọ́ ti àpínlẹ̀ ẹni tí èsàwẹ̀ tẹ́lẹ̀, ẹni tí èsì dáadáa tẹ́lẹ̀ tí wọ́n bá tí wọ́n bá tọ́mọ̀lá tẹ́ jẹ́, fàyámọ́ ti àmọ́lì ààrẹ ìjẹ́ náà. Yọ́mọ̀ á wù ọmọ àìjẹ́ náà sọ́rọ̀ ìdúkú yọ. Yọ́mọ̀ kírùn. Wọ́n ìgbẹ́lá ọ̀tà. Ẹ̀dàkùn, yọ́mọ̀ ìgbàwẹ̀, yọ́mọ̀ yọ tàtà, yọ́mọ̀ tí ó gùn kan, yóò sì kú bẹ́ yóò bá bẹ̀ lọ ẹni tí ń ṣe léyìí tẹ́mọ̀ pé ó kọ́lọ̀ ń fàní ó gbẹ̀ẹ̀tẹ́ tó ti wù láti jó ní ìyí tó bá tẹ́lẹ̀ lẹ́ni jẹ́ tó mú sí tó ṣe sì mẹ́tọ́lọ́ sí dámà sí bóò ló ti fẹ́ fi gbà wájú ọlọ́run bóò ló ti fẹ́ ṣe ẹjẹ́ ká tó pera ọ̀tá kìí sí ni bóò ló ti fẹ́ ṣe ọlọ́ni ẹ má ṣe sìná ó ti ṣe sìná ọlọ́ni ẹ má ṣe àlẹ́ mọ́sọ̀ ó gbẹ̀ ló ó kọ́lọ̀ nípa ìtumọ̀ pé ìdájọ́ yẹn bọ́lọ̀wọ́ ti ṣe ìdájọ́ yẹn ní sáàbù yẹn ìbẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìbẹ̀ níwájú ọlọ́run nítorí ẹni tí ń ṣe dáadáa tó ń ṣe dáadáa lọ́wọ́ wá kú sí ẹ̀ka tó tó wá fi bẹ́ẹ̀ tó wá tó yí padà tó ti kèfè tí gbogbo ẹ̀ náà lọ́wọ́ sí ọ̀pẹ́ ìṣẹ̀lá láyé bí ó ájìrà mọ̀sílì kí ló tó ń sọ wà iná ní ọmọ wà ìwà ọmọ àdìjánà láyábà ní bí a mẹ́lẹ̀ àà níbi jánà ti ọmọ àdìjánà ní ọmọ wù kàtàmẹ́ ẹ̀kún lọ́mẹ́lẹ̀ wà mẹ́lẹ̀ àìlà àpẹ̀rà yóò kù díẹ̀ yóò mọ̀ kírun yóò mọ̀ gbàwẹ̀ jẹ́jọ́ bá ti kálẹ̀ ẹ̀kàn yóò mọ̀ sí dáadáa òun ní parí ìjà ládùúgbò tó bá ti jálẹ̀ kan náà láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì ta sí ọdún kan Yọ́pàá ọjọ́pàá ṣe tẹ́lá tó tí bàbá ti bí sílẹ̀ ọ̀rọ̀ járí bàbá pẹ́ ọ̀rẹ́ àlẹ́bà Muhammad ìyá kan bẹ́ẹ̀bẹ́ ìyá yìí tètè ní kápẹ̀ ní kírùn ìgbàrà pé ti kẹkàn ní ìbádà èmi dé ẹgbẹ̀rún ojú ọkàn ní pé à afẹ́ ìdákùn mo ti ẹ̀wọ̀rọ̀ ayé ìborí pé kò sí kẹkàn bẹ́ ẹwà wẹ̀ mí sínú ìsìláàmù ọba wọ̀ ìyá sínú ìsìláàmù nígbà tí wọ́n wọ̀ ìyá sínú ìsìláàmù tán ìyá ti kírun wọ́n ti kọ́ ìyá bí ó ti máa kírun ẹjẹ́ mọ̀ pé láàárín ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kan síta ìyá àwọn tàlẹ́ ìsìn ẹwọ irú èyí ìyá kópa lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọmọ bí ó ti yanjú ẹ̀ ká má jọ jọra lójú gbogbo kínú kópa náà àwọn kọmọ sọ pé ìtọ́rẹ́ ọlọ́gbìn ní a máa sírun ká máa sírun ká máa sírun pé bọ́jà ìlú pé ẹnu kan ní ọlọ́fẹ́ tà nínú ẹ̀ àwọn kọmọ sọ bẹ́ẹ̀ àmá àtọ́ pé mọ̀dúdù ni ní ti torí wípé gbogbo òun yóò kù tí wọ́n kí jẹ́fà ní ládá tọ́lọ̀ wọn mọ̀ fún wọn ní ojú ẹ́ ó dájú pé ìrùn fẹ́ ni ọlọ́run ló sì bá láti kó sámọ̀ fíhùn so òun kọ́lọ̀ nípa lòdì kágbèrí kúkúrú wọ́n ní ọba gan náà bẹ ní ilé àfáyà yìí àbá alájí ilé àfá gẹ́gẹ́ alájí àbúrámán bàbá àwọn ramani wọ́n yìí ìjà ṣẹlẹ̀ láàrin àwọn àtẹni ẹnìkan nígbà tí ìjà ṣẹlẹ̀ so wọ́n wá kó lọ kọ́ọ̀tù wọ́n kó lọ sí ìṣọ̀kòkò nígbà tí wọ́n kó débẹ̀ wọ́n wá sọ fún bàbá ìfẹ́ ẹjọ́ tán ẹjọ́ parí àwọn bàbá ni wọ́n yóò kọ́ mọ́lé wa wọ́n fi kọ́ alẹ́kọ̀ọ́ ẹjọ́ parí ẹtì tọ́lọ́ ẹ̀sẹ̀ náà túrù jẹ́ ti tọ́lọ́ àbíkà náà ẹgbẹ́ pẹ́lú àríkà nẹ́bí kó bẹ ibi títí sọ ẹ̀lọ ìbẹ̀bí kú pamá ẹ̀dàpọ̀ wò torí ọlọ́run in kí mọ́ ń gbáwẹ́ o in ti dáadáa yọ kàkà o ẹwù tó ń parí ayé rẹ̀ sí kí má bá ṣùgbọ́gùn wọ́n gbá àdíṣì kan alátọ̀dọ̀ jáde ọ̀kan náà wọ́n sáré ó ní jáde bàtà nàbí jáde táwọn ànábì wa sọ fáwọn pé já a ní jìbìrìl jìbìrìlù ló wáyé sí fàyọ̀fẹ́rù ní an abdullah alẹ́rí abadallaha ní àtàtàlẹ̀ jìbìrìlù ló wá wá fún mi lérò kan nípa ẹrú kan tí ń jọ́ sí fọ́lọ́wọ́ba

Rumana bí ká ní pé làbídò jáde fún kó fi súnmọ́. Tó bá wá dáwẹ̀ lọ́sàn tí ó bá sínú làbídò ní ọjà, ọlọ́run tó ní kí a tẹ́rẹ mọ́tò kó tó jáde ní ibi ibi títí ń jọ́sì fọ́lọ́wọ́n ya ìyẹn lábílà ń jọ kan, ọba forí kalẹ̀. Nígbà tí ó forí kalẹ̀, láàrin láàrín láàrin ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì ọlọ́ni káwọn mẹ́láìkó sí tẹ̀mí ẹ̀ nígbà tí wọ́n sí tẹ̀mí ẹ̀ ọwá lálà ọlálà fẹ́rẹ́fẹ́ nígbà tí ọlálà ọwá rí pé yá sí ọmọdé kìíyàmà ọjọ́ ìkìíyàmà dé ọlọ́wà ní fọ́mà sí ìṣirò gbogbo ẹrú wọ́n wá pé arákùnrin yìí wọ́n wá pé títàwájú ọlọ́run nígbà tí wọ́n pè ọlọ́wà nítọ̀ adìkùlù abudi birahmatil janna ẹmọ ẹrù mi yìí ẹmọ wà ní janna pẹ̀lú kẹ́ẹ̀mí yẹn ti mú wà ní janna ó ní àlá báyìí ti amẹ́lì ó ní iṣẹ́ kí ló ṣe òun kírun òun gbáwẹ̀

ẹ màláíkà ẹ máa mú lọ bí náà ọkùn ẹyẹ yíjú kàyókù okùn okùn etí okùn ẹnu ọwọ́ okùn ẹsẹ̀ ọwọ́ àpò orí ọlọ́run bá tó fi ń jẹ tó fi mú lòkù tó fi mí lọlẹ̀ ọwọ́ àpò orí ọlọ́run bá tó fi ń jẹ okùn orí ọlọ́run bá tó fi okùn orí ó súnmọ́ náta ọba ara ti pé à ah, ṣebí ọlọ́run máa ń ti ara pé inna kuliya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna allaha yaghfiru dhunuba jami'a innahu huwal ghafurur rahim wa rahmatu wasi'at kulla shay'in gbogbo ẹ̀wọ́ aláti ó sàn áyà orí ìdọ́lọ̀ sọ pé jẹ́ sọ̀rọ̀ nípa ìjẹ́

bó ṣe jẹ́ lọ́wọ́ bá mọ̀ àlìjẹ́nà ẹ̀kádà ni bàbá ní ọkùnrin bá tají níbi tí ó borí kalẹ̀ sí tí ń tí ń kọ alẹ́kọ̀ọ́ pé ká mọ́ ara wá jù ọlọ́run ká mọ́ jẹ sáàǹsì ọjọ́ wá lójú subhana rabbika rabbil izzati amma ọlọ́run tí ó ní kí ó máa rí báyìí Ọlọ́run tí ó ní kó máa rí báyìí. Lára àwọn bàbá wa. Lára àwọn bàbá wa. Nínú àwọn iṣẹ́ tí bàbá ń ṣe lára wa náà rèé. Nínú àwọn iṣẹ́ tí bàbá ń ṣe lára wa náà rèé. Àlékún àgbọ́yé. Àlékún àgbọ́yé. Ọlọ́run kó fi tàwà lọ jù báyìí lọ. La ilaha illallah. Bàbá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀. Bàbá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀. Ìfẹ́ jẹ́ kó máa yé wa wípé ní gbogbo ibi táwa náà bá dé. Wọ́n á fẹ́ láwùjọ. Àwọn òṣèlú bóyá bí kan láti lè sọ̀rọ̀. Àwọn òṣèlú bóyá bí kan láti lè sọ̀rọ̀. Sàfá àtàrí la gbọ́ yìí. Sàfá àtàrí la gbọ́ yìí. Ọlọ́pọ̀ mọ́sàbà wa ṣàlékún. tí Adam. Ọ̀nà ni àfá Adam. Abdulmajid. Abdulmajid. Àgbọ́nlá. A ní ká tó lọ. Àwọn bàbá ní wà sí àti ṣe fáwọn ọmọ tí wá àti mùrí bí lórí nǹkan tí àbáta yí sọ wọ́n ní kan fi kún Àwọn ìjára àwọn bàbá wa fẹ́, ọ̀rẹ́ ànẹ́bà Muhammad. Nípa bí ìyọ́mọ̀ ààrẹ táà ń sọ lẹ́ẹ̀kan, àwọn bàbá tún ọtún sí nílá àpàdé ọlọ́mọ̀ta jára àwọn bàbá fẹ́ ọ̀rẹ́ ah, ànẹ́bà Muhammad. inú orin tí bàbá kọ tí wọ́n fi ń sọ pé ká wọn ara wa kí yàn mọ́ wọn bí ọlọ́run àti láàrin ẹ̀dá gan níwájú ẹ̀dá pé ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ tí òun náà ń jẹ́yàn bí jẹ ká ara wa wọ́n ni lẹ́sà fi háàlì wà fi sí أن عيب الفضل من عاجل فنا أن عيب الفضل من عاجل فنا إثبت فضيل أولي الفضل الولا فهو عيب صعب من على سنا فهو عيب صعب من على سنا من تعالى أو تحدى قله من سوي صعبك قتلا قدونا من سوي صعبك قتلا قدونا ليس في علي ولا في عدتي ليس في حالي ولا في عدتي Bàbá ni kò sí nínú sí àwọn, bẹ́ẹ̀ ni kò sí nínú tètè mi náà. Mo sì mọ̀ pé kò sínú sí wa, àwátà yìí bí bá ti ń tẹ́nu ṣe wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká yọ́kò látẹnu tò ní lọ bí bá ń tẹ nínú tèmi náà kémi náà yọ́kò látẹnu tò bàbá wa fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé léṣà fi ìhá ní wàlá bí àjàtí kò sí nínú sí àwọn kò sí nínú àdámà àwọn a ní àẹ̀rá ẹ̀kọ́ sílá mi ní àbìrẹ̀ ìgbàná a ní àẹ̀rá ẹ̀kọ́ sílá mi ní àbìrẹ̀ ìgbàná káwọn ọmọ wá rẹ́ni tó ju àwọn lọ pín ẹni tó lówó tó lọ́lá ẹni tó nímọ̀ àwọn ẹni ọlọ́run àwọn ẹni tó lọ́bọ́lọ̀ ti pọ̀ mọ́ àbíkáfẹ́ ní ọlọ́run ọba gangan mílíà jílì ìsànà nítorí fún ọba àmọ́ ìyá wọn àfáwò ìbádà tàbí ṣe ilẹ̀ ti tó wájú iwájú ọlọ́run ní kì tó rí pé kò fi gba ìlójú àwọn jẹmọ́ rẹ̀ ọwá sọlọ́run bá rẹ̀ ìdàkudà wájú wọn ẹ bá ti ọkọ̀ mi ẹ bá ti ọkọ̀ mi tó ti mọ́kò tó bẹ́ agbọ́ta àwọn ẹyọ ọlọ́run bá tó tó bẹ́ ọwá purọ́ ẹ̀jẹ̀ àwọn. Ìsìbì tọ́kùdí ilẹ̀ olèlfọ́túléwàlá fáwà ẹ̀kùn sàkùmọ́nà látàná fáwà ẹ̀kùn sàkùmọ́nà látàná. Ó ní ní títẹ̀ Àwọn ẹni ọlọ́run ọba káfí mọ̀ wọn,

níwájú èèyàn àmọ́ mọ̀wà rẹ̀ níwájú ọlọ́run wọ́n ní bí kìrà ọ́nà bá pèrà rẹ̀ lọ́lọ́run tẹ́ tó ní ẹ̀pẹ̀ mi ọ́ lè mí lọ́lọ́run kò tẹ́lómi lẹ́yìn mi fìrà ọ́nà tó bá ìsúnjì ní òru mẹ́wàá lọ́dẹ̀ẹ́ yẹ̀yà rẹ̀ síwájú ọlọ́run lọ́mọ pòrà mẹ́rẹ̀ tí ó síwájú ọlọ́run ọlọ́run ara tọ́rọ̀ mọ́ sí yọ́nú sí ẹ̀nu ara tọ́rọ̀ mọ́ sí dúnú sí ẹ̀yẹn àmọ́jọ́ tó bá ti ríra rẹ pé bó ti tó ní bó ti ga tó ní ọlọ́wọ́ ti gà lára rẹ lẹ́ẹ̀kan náà àwọn tó wá ń jọjú lójú wọn ò ní jọjú mọ́ wọ́n ni ẹ̀rí àbára gbẹja kò sí èèyàn lára ẹ̀ bẹ́ẹ̀ sì ni kó lè já wípé ẹni tí ó fú ọ yìí ó ṣàìdá kan fún rí wà láọ́ náà wọ́n fẹ̀ pèsè lọ́kàn yìí ò ní jẹ́ ọ̀kẹ́kẹ́ ò ní jẹ́ ẹ̀kẹ́kan wájú rárá nígbà tí ẹ̀nà ti ń rí ọlọ́run fín nígbà tó ti ń rí àwọn tó jù ọlọ́ fín ẹni tó bá gbéra rẹ̀ tó bá gbéra rẹ̀ ga tí ń wúpa tí ń wúkẹ́ bọ́yọ́ nímọ̀ ni bọ́yọ́ lóògùn kan ni bọ́yọ́ lọ́lá kan ni bọ́yọ́ lówó kan ni tó wá bẹ̀rẹ̀ sí ní pé àà ọwá lówó tó nímọ̀ àwọn èèyàn sórí lé mọ́ láàárẹ̀ àwọn èèyàn gbádùn mọ́ bó ti nímà tó ló fi tako àwọn àfáà tó ń àwọn àfáà ti jẹ èkí ni ẹ̀rí tó tẹ́lẹ̀ ní tí ń ṣẹlẹ̀ lọ́nà ìsìn ọlọ́pọ̀ sànù wa bí i bá nímà kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́ afúnni nímọ̀ àtìgbà bí ti ń fúnni lówó àgbà bí ti ń fúnni lọ́lá àgbà padà bí ti ń fúnni ní ìkan lálálálá àtúntà padà nígbà tí ọba ti mọ̀ wá rẹ̀. mọ́ta àálá ọlọ́run fún ọlọ́wọ́ òfin mayẹ̀má ọlọ́run fún ọnímà òfin mayẹ̀má gbogbo kátàkì burúkú ọwọ́ rẹ lọ́wà Ṣé ọmọ akú ẹni tó ti dájú, tó ti sáájú, bàbá ní kọ̀ ọ̀dá, ìwà ni, ìwà tó burú ni ìwà tí ṣe ìkáàlè wù níjọ́ kìíní àná ni ìwà tí náà burú sí wù níjọ́ kìíní àná ni ìwà tí báramọ̀ ọmọ báwúrá bàrán ọmọ báwúrá ìwà tó wù níjọ́ kìíní àná nù ni táwọn náà ti jẹ́ ni yẹ̀yẹ́ وتذكي وترقي بصفا من مقام الحق يا طائر بكا من مقام الحق يا طائر بكا أفني وتذكي Bàbá sọ fún afẹ́ ká fọ iṣẹ́ wa máa níwájú Ọlọ́run ba, ká fọ́ ìwà máa níwájú Ọlọ́run ba, ká wa máa níwájú Ọlọ́run Gbogbo náà bá ṣe kájé kí mímọ́ mọ̀ wà ń bẹ̀. Ṣébì torí pé tẹ́kì yàtù náàfì tá bá fọ ẹ̀mí ara wa mọ́, òun ni ó ṣe tẹ́kì yàtù mọ́ jàwárà gbogbo tó bá rọ mọ́ ẹ̀mí. Bẹ́ẹ̀ni bá ti mọ́ ọ̀rọ̀ mọ́lẹ̀ ti yọ mọ́. Bẹ́ẹ̀ni bá ti mọ́ ojú tàbí wò kan yóò mọ́, etí tàbí ń gbọ́rọ̀ èèyàn níbẹ̀ ti gbọ́dọ̀ kú gbọmọ́, ọwọ́ èèyàn níbẹ̀ tí ẹ̀mí bá ti mọ́. Wátàrá kí bí sọfá. Wátàrá kí bàbá ti ṣe fẹ́ sí à. Kí ẹ̀ náà túnmọ̀ wá ṣe, á túnmọ̀ wá ga níwájú ọlọ́run. Ká túnmọ̀ wá ṣe fẹ́ sí à wa. Ìgbé ká máa wá bá ti ní ipò gíga wájú ọlọ́run. Mo ti wọn dá náà. Ìjí bàbá ni pé bọ́ bá kírun tán, tó kírun àwọn tó gbìyànjú láti ẹran fílàsì bọ́ bá dáwẹ̀ Ramadana tán àwọn àwẹ̀ mẹ́ tó ń bẹ́ẹ̀ tó tún lè gbà títù ṣàwájú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó já sí pé gbogbo kí ní yìí èyàn tí ní tẹ́kì àti tẹ́kì níwájú ọlọ́run ọba كمن ثابت wà sọ yáyà, ìrí ọmọ ìyá mi wá sí ló délẹ̀ yí ẹta, ẹ̀yin bàbá mi wá sí ló délẹ̀ yí ẹta, ẹ̀yin ìyá wa wá sí ló délẹ̀ yí ẹta, àbúrò mi kéwú, tàjọ jẹ́ kan, tẹ́ lọ, wá sí ọlọ́run ló délẹ̀ ká mọ̀ ara wa níwájú ọlọ́run Kárọ́ dúpẹ́ afẹ́ gbogbo àwọn ṣùrútù tí ń bẹ láàrin láti déwájú ọlọ́wọ́n bá níbi gbogbo sábà máa ṣe kárọ́ dú láti pé láti ẹ̀kùnrin bí ìdọ́ọ̀ṣe máa ń sá kọ́lẹ̀ àná Àwọn tí wọ́n dá ká má ṣe kó sínú ẹni tí ó máa fún wọn àbẹ́ni tó sì kù díẹ̀ káàtó náà ká má kó sínú ẹni tí ó máa fún wọn torí ẹni tí ó mọ̀nà tí wọ́n wá ń bù ó sì fi kéyàn orí ìbínú ọlọ́run ni ẹni tí kò sí mọ̀nà tó wá ń bù ó sì fi kéyàn orí ìbínú ọlọ́run nítorí ọlọ́run sọ pé wà láwọ́ sí iná láàfẹ́ iná kúlà náfẹ́ni bá wù ni a nìkẹ́ni tí mo jẹ́ ọmọ mọ̀ sí máa a lè tẹ́ni tí ń jalè ọmọ jalè mọ́ tẹ́bá pẹ̀lú mí pé kí ló dé tó fi mú kí ló lè tẹ́ aláìrún náà kama mẹ́bá pẹ̀lú mí pé kí ló dé tó fi mú kí ó nínú òòdùn àbọ́ òfin pàrònú rẹ̀ ìwọ́n wá ìwọ́n tó wá jẹ́ àpọ̀ wà ní gbogbo iná lẹ́wọ̀ ẹ̀yọ́ lórí ikú ìkó ní ìdàmú gbogbo yìí tẹ́mọ̀ pé yẹn náà tó ń ta sábàbù sókè láà tí tí wà pé tàbá ní kámọ́ fún kámọ́dẹ̀ ní kàtàlẹ̀ sí ọmọ bú. ìyàmòrí fún sọ̀fíà sọ̀fíà. bàbá ń pè wá pé gbogbo alápapọ̀ àwátá jẹ́ mòrídí àtàwátá jẹ́ mòrídá àwátá jẹ́

lẹ́yìn àpọ̀ bá rí ọdọ́ mọ̀pọ́lọ̀ ń rí ọ wọ́n ní ọ̀tàbà tó pè yí borí ẹ̀ tọ́ba yóò ríyàn bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ń wòyàn bàbá wa ní pé ká jẹ́ ẹni tí ó pọ̀sẹ̀ gbogbo tẹ́tàbà mẹ́sẹ̀ àti ní pọ̀rọ̀ àti ní gbangba kájú kọ́ mọ́ níwájú ọlọ́wọ́ bá Láàrin àwọn àtọ́lọ́wọ́ kan àkọ́kọ́, tẹ́kùwà láàrin bẹ́ inẹ́kọ̀wà bẹ́ ilẹ̀ kéèyàn bẹ̀rù ọlọ́ọ̀ba láàrin rẹ àti wájú ọlọ́ọ̀ba kò sẹ́ni kankan bẹ́ẹ̀ ìwọ́n nìkan ni wọ́n bọ̀ wọ́n ti mẹ́kọ́ lọ́ba àti kò sẹ́ni tí ó bì ọ́n èèyàn wá bẹ̀rù ọlọ́run lẹ́yìn náà lẹ́yìn wà lẹ́yìn náà láàrin rẹ àtàwọn ẹbí rẹ ọmọdébí rẹ ìyá bàbá rẹ máàrùn ọkọ̀ ọmọ gbẹ́nu sí wọn máàrùn ọkọ̀ ọmọ jágbe mọ́ wọn máàrùn ọbẹ̀ ẹni tí ọjẹ́ kankan ẹlòmí ti sọ yá rẹ̀ di ìtáyí ẹlòmí sọ bàbá di táyí gbé bá pè pé a lájájẹ́ òsìwá ní ẹ̀dá kúrọ lọ́ẹ̀ àbáwájú kọ́ mọ̀ yóò apá yá mò rí bí kó ń sọ fi yá ń sọ fi yá wọ́tẹ̀ kí ìyá wàwà ní yá bílẹ̀ àyà wàwà ní yá lájẹ́ ìyọ́ ọlọ́wọ́ bá tààrà lájẹ́ ìyọ́ ọlọ́wọ́ bá fọ́lọ́wọ́ bá yọ́nú sí ká má ọ̀sán àwọn ọmọ sí pé ọlọ́wọ́ bá ọ̀sán àwọn ẹmọ̀ rí pé ṣùgbà lọ́dọ̀ wọn ni àwọn àkányó ọlọ́run máa sàwá sínú wọn bàbá ni wọ́n jẹ́ kí ó yí wa pé aláwọn alágbára ni wọ́n máa ń kí àwọn kan ní Saudi lọ́hùn ní Cairo akàwọ̀kùnlọ́ wọ́n ni ah, ah, sọ́ọ̀rẹ́kọ́ ah, àwọn àìsù sàlámù ah hari allahallá fi ìrìpọ̀ wà fi layari yára mọ́lá àwọn èèyàn gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ọ̀tọ́ ti bọ̀rẹ̀ yìí òun ló ti gbọ́ yá wọ́n kí òun ni ìyàlàmọ́lá tó bá ti dénú kọ̀rọ̀ ó ní o tó ti ń pè ó láṣẹ ti ń pè ó nípa ó lọ́pẹ̀lẹ̀ ó ní sọ̀kó tí ń bọ ó lè tí ń tọpo sí ó lè tí ń ṣe ogun bí tí ń ṣe wà jẹ́ ẹni tí ọmọ ṣe rú ẹ̀

wọ́n ní fi ṣídá ti zuhur kàfà wàfi ṣídá ti kàfà zuhur bí èèyàn bá pamọ́ fún ara rẹ̀ tí ń kú ọlọ́run tí ń tó ti ọlọ́run tí sáà ń tíje mẹ́sàn mẹ́wàá ń tíje mẹ́sàn ọlọ́run ọ̀rẹ́ tẹ̀wá ní àpógbó ẹ̀yẹ̀ ẹ̀mọ́ àwò ọlọ́run ẹni tí ó fi ẹ̀dúró rẹ̀ tó kàn ní bára gbalagbalagbala tó kàn dé ẹnu ọ̀nà ilé rẹ̀ àbá alágbájá ni béèrè yóò sì máa gbọ́n kan yọ́mọ̀ fọ́n kan bẹ́ẹ̀

Ah, bàbá ní látù jẹ́ lè kọbùlà ara ní ẹ̀kọ̀ náà. Má gbéra rẹ̀ síta, ẹ̀mọ̀ fẹ́ ga, ọwá mo fẹ́ jí wòlí, ọwá jí òkú sáà ní àwọn ẹni ọlọ́run, wọn ò fẹ́ sún mọ́ wá sún wọn mọ́ wá rìn tí mọ́ ẹ̀ẹ̀ẹ̀ wá sún láwọn tán sọ láàrin àwọn ẹni ọlọ́run pé àrí wọ́n ti dí, nígbàtá ni wọ́n ti tán, wọ́n ọwá sí òpó wá fìdí rìn wọn àwọn asún ọgbọ̀n ọlẹ́gbò náà ó ọjà ọdújá ọlẹ́gbò tẹ́mọ̀ pé irú yẹn kọ̀ dáa sí tátù sùúrì gan apáhùn ní ọpa yẹ́ bí a bá ní òun fẹ́ òun fẹ́ ga wọ́n ń gbọ́ àwọn ẹni ọlọ́run tó wọ́wájú òun náà padà pa mẹ́lì wọ́n ò ní màmá àìgá wọ́n ọ̀rọ̀ Wájàwà mọ́ sí kìrì ní sọ fún ìjàfà. Wájàwà mọ́ sí kìrì ní sọ fún ìjàfà. Bàbá ní pàwà fọ́rún tí yóò ti pẹ̀lẹ́ tí yóò ti wọ̀. Wà kù ṣú oòrùn tí yóò kẹ́ bọ́ lọ ọba. Tí yóò ti kàtàkó ní, ah, tó ti fẹ́ tèmi. Àwọn àwọn ní masáàdì wọ́n ti bẹ̀rẹ̀ làwọn tó náwọn táwọn jọ ṣe bàbá fìlẹ̀ ẹ̀mì táwọn jọ máa ń sọ̀gbẹ̀fẹ́ta ìgbàgbàdà níbi ìbádà ah. tí ń ṣe pé iṣẹ́ tí wọ́n ṣe ẹ̀wọ́n di pé sí ìtó ni wọ́n fi ń ṣe sí òun náà lọ́wọ́ bí lè ní tí wọ́n bá ríra wọ́n jọ wọn ni àbí tí wọ́n bá ṣe mẹ́rẹ jọ wọn kò ní dábẹ̀ ní gbogbo àlà ń pẹ́ tí ó ní òtú àmọ́ bàbá èyí táwa náà fẹ́ mú gẹ́gẹ́ nù pẹ̀táwa náà gbìyànjú kájíkà ní àwọn ọ̀tọ́lọ́hun dá káàkì rí pé ogun táà ti yà àti ìṣe kankan ká gbìyànjú lórí pé abẹ́ ti tẹ́ ní bó ti jẹ́nu Bàdàdà sọ́bùnrin wà ápùnrin wọ́n sàfà. Bàbá ní bàdàdà sọ́bùnrin lẹ́yìn ìgbà náà kí lẹ́yìn ìgbà tí a ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bẹ̀rù ọlọ́run tó ti júdá ó yẹ tún wá se sùúrù nítorí tí èèyàn bá ṣe sùúrù àyẹ̀fẹ́ sùúrù yẹn ó lè múyàn kọjí tọ́lọ́run ọba mọ́sàlẹ̀ èèyàn lè yán kírùn à ń gbàwẹ̀ à ń ṣe ìbádà gbogbo bá ti ń ṣe a ti ráwọn kan táwọn kan lówó tó ń gun mọ́tò wọ́n kọ́lé lálá wọ́n kọ́lé bẹ̀bẹ̀rẹ̀ kò sáfọ́kọ́ jáde nínú ìgbà tí wọ́n wọ̀

ìbádà àkùránì láti ń tẹ́jì àzíkìrí láti ń tẹ́jì gbogbo nǹkan dáadáa sí láwà láti ń tẹ́jì bàbá ní àzíkìrí ní ètò nínú àzíkìrí ní ètò nínú àzíkìrí méjì nínú méjì ní ètò nínú méjì ní bí ẹ bá fàzíkìrí tẹ́tùmọ̀ inú ìkùnú ọkàn rẹ̀ ọmọ balẹ̀ tí bá ń ka kùránì ọkàn rẹ̀ ọmọ balẹ̀ ìfọ̀kànbalẹ̀ ó dé lé àti tìrí ní tún nínú yìí òun lè yóò fi ṣe ilé yóò fi fọkànbalẹ̀ tí ó fi tẹ́ yí ti pẹ́tọ̀ àti kiri òun láti tẹ́jì gbogbo tí a bá fẹ́ ṣe ìbẹ̀rù Ọlọ́run láti tẹ́jì ní gbogbo tí a bá fẹ́ ṣe tí yóò ti jẹ́nu ìpé bá dàta fọ́gbòrò wà fúwò wà sàdà wà fúwò kí ọmọ gbogbo ti ń àwọn eléyìí òun ni tí ẹ bá fẹ́ ní tẹ́síyà lọ́dọ̀ àwọn súfí

ó ní marasikul haya tí yẹn fi ń gbádùn ilé ayé ó lówó ó ní kápá owó ó ní kápá mọ́tò ẹni tó ní mọ́tò tó wá nítọ̀ tí mọ́tò ní àbí ọyẹ pàtẹ̀ sí ẹ̀wọ̀n ẹyọ ogun táyà rẹ̀ ní wá pẹ̀sẹ̀ ẹni káàkiri ó tún ní ó tún sẹ́kù ẹni tó lówó tó nítọ̀ tó wó ní ọyẹ tó gbẹ̀ ẹlọ́dẹ̀ ti tọrọ fáwọn àwọn bára òun gẹ́gẹ́ ni wọ́n pè ní záhìkì wọ́n ní tó gẹ́mí sílálà lọ́pàá ọlọ́mọ́sàbà àlékùn bàbá ní jọ tí àwọn tọ́tọ̀ wọn wọ́n sọ ọ̀rọ̀ lọ lórí ẹ̀ kí n wọ́n fi wó wọ́n ti wọ́n àwọn wò nígbà táwọn wà owó rẹ̀ kò sí iye ìran owó ayé ìṣòsí níbi àpótí náà pàtàkì bẹ́ẹ̀bẹ́ dọ́là bẹ́ẹ̀bẹ́ euro bẹ́ẹ̀bẹ́ náírà bẹ́ẹ̀bẹ́ gbogbo oríṣiríṣi owó ní bẹ́ẹ̀bẹ́ àwọn ní ilẹ̀ àwọn fẹ́fọwọ́ ṣe irú èyí gẹ̀gẹ̀ ni wọ́n pè ní zahid abẹ́ni tẹ́bí ń pa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó mu tó alóhun ṣe sùúrù ẹjọ́ kọ́kọ́ rí owó náà ẹjọ́ ní mọ́tò náà ibẹ̀ lẹ́tọ̀ọ́ ni Bíkírí mínú bá rẹ̀ burú nù ha. Bàbá ní pé ọmọ adákẹ́, sómútù bíkírí, ní ọmọ adákẹ́ ní dídákẹ́ pé yẹn fi ń wo bóò ní kásù sàmàwà tó àpù. Lọ́nà ọba ti dẹ́dà. Dídákẹ́ tí yẹn dákẹ́, kéèdè dídákẹ́ jàmbá, dídákẹ́ tó tàn, èmi ni mo wà yìí, mo lọ́wọ́, mo lẹ́bẹ̀ẹ́ mo ní gbogbo ara ọlọ́run ní kó jẹ́ ó sì mọ rẹ́ nìkan tó ọ ń sọ wọ́jọ́ ọmọ jẹ́ mẹ́fà ọmọ rẹ́ nìkan tó tẹ̀ nílì kankan ọmọ rẹ̀ nìkan tí lójú tí ó rán sílẹ̀ tí ó sì nílè ó lẹ́ nìkan tí ó lẹ́nu nílè fi sọ̀rọ̀ tó pé yóò lè ọmọ fi lè إلينا سبحان ربك رب العزة عما يقولون والسلام على المرسلين والحمد لله يا قولان تبي جماعة يا قولان تبي دادا الله أكبر الله أكبر كبيرا Àbáwana. Èyí ó kú báyìí. Èyí tó kú ní ìsìn. Wọ́n náà kí agbé máìkì fún àwọn àlfàwà Adam. Èyí láàrin ìṣẹ́jú tó kú yìí. Láàrin ìṣẹ́jú díẹ̀. Masha Allah. Àbáwa Abdulaziz tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́kọ́ ṣe àlékún àlùbáríkà ṣe àlékún àgbọ́yé ẹ̀rí pé asọ́lẹ̀ náà gbé ní ẹ̀kọ́ ni bàbá kọ́ wa ibi dáàtọ̀ ibi dáàtù sí wọ́n ti rí báyìí nìsí ẹ̀rí pé wọ́n tó ń fi àlékún àwọn tó ń fi fún wa lórí ìjòkó ń bẹ̀ náà pé tó ń wí báyìí tó ń wí báyìí ara tí wọ́n ń pè lẹ́kọ̀ọ́ náà ara tí wọ́n ti ń pè láṣíwájú dáadáa nù ilé ẹ̀kọ́ sì láwọ̀ yìí èwo láṣíwájú ti ẹjí ò nífẹ́ fọ́n tí ń bẹ̀rẹ̀ ẹ̀yẹ̀ ń ga tó nífẹ́ kóhun náà hàn débi tí mo fi máa ó sáré fẹ́ lò pa ẹ̀kọ́ tí bàbá ń kọ́ wa yíò èyí tó máa lò àbọ̀dẹ̀ ń bọ̀ so àwọn alfáwà adam àwọn tó tí àwọn náà bá wa sọ̀rọ̀ láì bismillah بسم الله الرحمن الرحيم علمني الله وإياكم من القرآن ما جهلنا وفهمني وإياكم منه ما سمينا وذكرني وإياكم منه ما نسينا ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بكلمات الله التام النماس من شر ما خلق ومن همزات الشياطين وأعوذ بك أن يحضرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل ما في العرض من مدر مدر مدر تسبيح ولا إله إلا الله ولا إله إلا الله ولا إله dá sámà ló dá ilẹ̀. Ọlọ́run ti dá sámà bẹ́ẹ̀ náà má lò rere a lè rere láì rí kí tẹ̀sí bí gbogbo àwọn tọ́lọ̀rọ̀ pátá gómìnà yìí wà láàá Ìlàrá àwọn ìlàrá ọlọ́bọ̀ ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba fẹ́. La ilaha illallah. Ó ti pẹ́ tó wọn ní Bẹ́ńsùkù tó ní Bẹ́lẹ́kù. La ilaha illallah. Ọba ọkùnrin ọba lìjẹ̀ náà ọba àwọn èèyàn. Muhammad Rasulullah sallallahu alaihi wa sallam. Àtàdùwà Muhammad náà lò jíṣẹ́ rẹ̀. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àràfáàsì lè lọ́wọ́. Àyìn ànádùwà Muhammad sallallahu alaihi wa sallam láti lè ti dúpẹ́ oṣù táwà yìí ló já wí gbọ́lọ̀hùn tàwí sẹ́yìn àti láti lè dúpẹ́ fífi ẹ̀mí wa lẹ̀ tọ́lọ̀hùn fi ẹ̀mí wa lẹ́dàkò lórí ojú ọ̀nà Islam oore tọ́lọ̀ ń ṣe fún wa pọ̀ àmọ́ èyí tó ṣàjọ àdòdò oore náà iná lóore Islam tọ́lọ̀ ń ṣe fún wa fẹ́ni bá mọ́ lóore ẹni ò lálàáfíà àìṣòrí tọ́lọ̀wọ̀n ìṣòrí àlàáfíà fún tó bá mú wọlé dáadáa ni ó yẹ kó máa dúpẹ́ lókùn ìgbà tó bá jẹ́ mùsùlùmí nítorí ìgbà mélòó ló fẹ́ lò lérí bẹ́ẹ̀dì ààrẹ tí ó fi kú kódà kó gbádùn ìgbà mélòó ni ó lò láyé tí ó fi kú àìkìyàmọ̀ nílé ìbí ní ẹ̀bá wá ṣe ìsìláàmù láyé ìní ó fi gbádùn lé ìbí rẹ̀ lọ́jọ́ àìkìyàmọ̀ ní ẹ̀bá ṣàkúrú láyé ni ó tún lọ padà sí ti ìyà ni ló fi jẹ́ sí pé èyí tó gbogbo rẹ̀ lọ́tọ́lọ́ ṣe fún òun ni Islam ẹjá ní alhamdulillah lórí Islam ni ẹni mo rò pé kí n wígbé lọ́wọ́ kan méjì lélẹ́rí nítorí pé àkótá wa yìí à ń gbọ́ lọ́tún lójú àádẹ́rí lọ́tún lójú à ń fòra mọ́ àwọn nǹkankan tí ń jí orí wa ń pé ìsìláàmù tá ń ṣe èyí kọ́ lọ́nà àwọn nǹkankan tí ń pẹ́ ti wá nínú ọpọlọ tí ń jẹ́ àmà rí ìsìláàmù bí ẹ̀sìn kan tí ò fẹ́ ká báráyé mú mọ́ Ànábì ní bádá ìsìláàmù ghariban pàtàyà ohun òdúkà máa bádá a ẹgbà fún ghariban فسيعود كما بدأ فتوبى للغرباء بدأ الإسلام tí Ìsìlámù ó dé, bádà àgẹ̀rí bá ń ó dé ní nǹkankan tí ó àwọn èèyàn. tí wọ́n rò pẹ̀lú ẹ̀sìn ní. kan tí ń sọ fún wọn pé ẹmẹ́ṣe sinamá. nígbà tí wọ́n ti ń jẹ́ ìsìná ẹ̀sìn kan ni tí ń sọ fún àǹkí ẹyẹ mú tí máa nígbà tí wọ́n ti ń mú tí tí wọ́n àká ọtí sí nǹkankan ọtí àtomi kò yàtọ̀ lọ́dọ̀ wọn ẹ̀sìn kan ni ó dé ní ẹyẹ tatẹ́ẹ́tẹ́ mọ́ nígbà tí wọ́n ti ń tatẹ́ẹ́tẹ́ ẹ̀sìn kan ló dé ó ní ẹyẹ ìṣẹ́bọ máa nígbà tí wọ́n ti

wọ́n ti ní kíníkà kíníkà wọ́n ti ní kíníkà kíníkà fọ́kẹ́sù sí ìsìláàmù lọ́rùn kò jẹ́ alẹ́ ṣe àwọn tí wọ́n da ìsìláàmù nígbà náà àwọn èèyàn kéékèèké kéékèèké àwọn èèyàn tí ò kọ́mọ̀ ní wọ́n dà bí àwọn Abubakar bí àwọn Khadija bí àwọn Ali bí àwọn Usman bí àwọn Umar anẹ́bí ní wàsáyé ó dùn ká máa bàdá a bó bá pẹ́ bó bá yẹ ìsìláàmù padà wá padà sírù kọ̀ndíṣàn ìsìláàmù padà wá di ń jẹ́ sí pé èèyàn kọ̀ọ̀kan ní ọmọ ṣe kẹ́ tó tẹ́nu ilé kan gbogbo ilé kẹ́ bá ń dé àjò ilé ni kẹ́ tó lè bá mùsùlùmí sí ìsìláàmù rẹ̀ yẹnjú ń bẹ̀ ó lè mọ́ jẹ́ ọ̀kan lọ lóòtọ́ orúkọ ìsìláàmù pọ̀ káàkiri máa jẹ́ ni ó ṣẹ́kù nínú ìsìláàmù láyé púpọ̀ bí ìsìláàmù ilẹ̀ àtúnmọ̀ èèyàn kan lẹ́mọ̀ fa alára ẹ̀ lódìdí ilé anẹ́bì ní ní ó padà rí bẹ́ẹ̀ nítorí bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn fàtúrúbà lélógúrò àbáyìn fàtúrúbà lélógúrò àbáyìn àwọn tó lè ṣe oríire ta lè kíkú oríire ńlá àwọn ọkúrò báyìí ńlá àwọn àjòjì tí wọ́n ṣe ìsìláàmù lọ́jọ́ kìíní àná àtàwọn tẹ́ ṣe é nígbà tí ń dóná márùn èèyàn àwọn àwọn ọmọdé àwọn àbúbákẹ́rù tí ò lè jẹ́ àtó wọn mọ́ wọ́n ṣe ìsìláàmù yẹn wọ́n lẹ́gbẹ̀gbẹ̀ ń tán ní fún ìsìláàmù lásìkò tí ìsìláàmù ò sí ìní lásìkò tí ìsìláàmù ń wọ́wọ́ ni wọ́n náà lásìkò tí ìsìláàmù ń wá gbajúmọ̀ ni wọ́n náà ìgbajúmọ̀ tó ló bí àbájẹ́ lè náwó tó lè ní kò lè tó tàwọn Abubakar ojú wo ní ọlọ́run kan tó tàwọn Abubakar kò sí Ànábì ti sọ kó tó kú, oníláwọ́ àǹfàkọ̀ àhàdùkùn mísìlá òhùdìn záhábá, máa bàlágà níṣẹ́ àdíhìn. Ó bá Jabal Uhud, àpáta Uhud ó ti tóbi tó, sọ́ọ́ di góòdì, lọ́ọ́ṣẹ́ sówó náírà, ti kọ́mọ́lájì lọ dáa, ọlọ́wọ̀n ní gbà lọ́wọ́ rẹ̀ tó kàwọn ni wọ́n náà. Níbi ogun, ó nígbà tó ti ike ogun náà yí padà, fọ́nà mùsùlùmí wọ́n pípọ̀ wọ́n fáwọn fún ọ̀padà wá borí mọ́ ti bí ṣe máa ṣe tó fẹ́ fi hàn wọ́n padà ń àwọn ṣèfèrí tó ń padà ń àwọn mùsùlùmí tí wọ́n lọ bí sáàdínẹ́bí wà Bilal àtàwọn sàádé tuntun wọn jọnu wọ́n bá rọ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá lóun fẹ́ jẹ́sìn lásìkò yìí bí ó ṣe mọ́ tónámọ́ lọ́wọ́ náà nù ànẹ́bì ti tọ́ kalẹ̀ pé àsìkò kan ń bọ̀ láàyè ìsìlámù lè rí bí ní ń bí inú islam ojú ni ó fẹ́ sọ wá ni kò fẹ́ kápá ẹ̀sìn kan ni kò fẹ́ kápáyé mu kò rẹ̀ mu kò fẹ́ kẹ́pá òjò mu

ẹ̀sìn yẹn ní láti máa update ààrẹ gbídodo ìgbàbájẹ́ yí padà Islam táwọn tí wọ́n jẹ̀ ní ní sẹ́ńtúrì kan sẹ́yìn títún kí wọ́n jẹ làrá náà ń ṣe èyí kéde ayé dẹ̀ ní sẹ́ńtúrì kọ̀ọ̀kan ní yí padà fọ́tòlé ayé 100 years ní òmò yí padà ìsìláàmù tẹ́ ṣe nígbà yẹn tó pè wọ́n ó ní láti gbà wá náà nísìn torí láti gbà àkọ̀tà náà ti kú 15th century sísìn ń gbé gbogbo àwọn tí wọ́n ń ṣe é yóò ṣe dàsò nígbà ó ní òṣèwá mọ́ ẹ̀jẹ̀ àkí ìsára nǹkan ti kó sínú ọpọlọ wa nǹkan àwa ní ṣe kèéṣe ìsìláàmù ní ṣe asọ́tà awa yìí lásìkò yìí kò sẹ́ni tí ó láà ìsìláàmù bá awa rí báyìí aṣọ tí wọ́n ń wọ̀ náà rí báyìí ó gẹ́sìn bí ṣe wá ń yíra padà bí ṣe ń yíra padà nú àìmọ́ọ́rẹ́ ní káwọn atálíkà tí wọ́n sọ ipá wọn òṣè ìsìláàmù ma torí kò sẹ́sìn tó dì wọ́n tó ẹ̀sìn ìsìláàmù ìdájí ìsìláàmù dé tálíkà ìjámọ̀ kankan láwùjọ àtàwùjọ lárúbáwá ni àtàwùjọ èbó àtàwùjọ àwọn adíjú gan tálíkà ìjámọ̀ kankan wọ́n yàn jẹ gbé ìsìláàmù ló dé lónìí rárá ẹ̀yin

wọ́n ń fẹ́ bí òṣèlú sí pọ́vátì mọ́ ìsìláàmù ń fẹ́ bó ní òṣè pa òṣèré kúrò lé ilẹ̀ títà alìkà nílà àkáyì ni kò ní ìrò mọ́ àfẹ̀sìn ìsìláàmù wọ́n láwọ̀ àná ìrìnsànà tàfà Mọ̀sánká ilá dínà kàlẹ̀ fúkọ̀rá ohun. Adọ́lọ́run lé sí ilẹ̀ fún wa báyìí nígbé ẹ̀mọ̀ mú ìtọ́bá wọ̀nyí ń bẹ̀. Tí táríkà bá jọ táwọn táríkà bá jọ Islam. Torí ẹ̀nà olóògbé ẹ̀sìn yóò kú Christianity ni Júù ni àtẹ̀sìn ẹlẹ́bọ. Kò tí ìtó tó pọ́ táríkà lé, kò tí ìtó Islam. Kápò lórí ọ̀rọ̀ táríkà, ẹ̀lọ́wọ́ àwọn ọmọdé èyí tí ó jẹ́jẹ̀dé tó dàbí àṣẹ èbó kí bàbá àtọmọdé kama àtọmọ rẹ̀ kama kóra wọn mọ́ra kama kí sí ara wọn kama ṣe dàbí kama ṣe ojú ẹni lé ìsìláàmù ló déédé àwọn mùsùlùmí ó ti wà lójú àti ṣe ìgbàtà nẹ́bí ti dé ojú ọmọ kéékèèké Mẹ́kà àti lójú àwọn ọmọ kéékèèké Madina wọ́n láwọn fẹ́ràn nẹ́bí ju bàbá àwọn lọ ẹni tọ́rọ òní máa bá wọn ṣeré jù àwọn bàbá àwọn lè bá wọn ṣeré tó nǹkan ọlànẹ́bí ó pa ọmọ ní ó máa bá wọn ṣeré ní ó máa bá wọn ṣeré tọ́mọdé mọ́ ṣe ń pẹ́tọ̀ ọmọ mi ní tí ó kùkùta ṣọmọ ànẹ́bí ní ó máa bá wọn tí ní ó wá jòkúta wọn bá níjọ́ kan ànẹ́bí jọmọ kan mára tàbí ni ó mọ́mọ́ rẹ̀ wá ànẹ́bí wá jẹ anẹ́bì ní ààbò ah, láàánú anẹ́bì lọ́mọ lẹ́rẹ̀ mẹ́lọ ló bí olóhun bímọ tó márùn ó wá sí ìkẹ́kẹ́ mú wọ́n rí ń gbọ́nà oúnjẹ láì tó bá máa kí ìjọ ọmọdé kó tọmọdé máa kí ìjọ ọmọdé anẹ́bì ní máa ń láyọ̀ hàmù láyọ̀ hàmù lẹ́yìn àjọ àfẹ́ bá ti bẹ́ẹ̀ ní láàánú ọlọ́run ti yọ àánú ikú lẹ́ni àwọn ọmọdé náà wà ní láàánú ẹ̀sìn Islam ló dé kẹwa bá táwọn ọmọdé tí wọ́n fi rí nǹkan kan rò mọ́ ju Islam lọ láti kékeré wọn tí wọ́n fi ń pé àbílé ìsìláàmù láàbálẹ̀ ìtìwà ohun ìzàfútàkàrò bẹ̀kọ́ ìsìn àò tẹ̀mí mi ìzàfútàkàrò bẹ̀kọ́ ìsìn àò tẹ̀mí mi lórí àwọn alọ́balọ́ba kó tó di pé ìsìláàmù dé àwọn alọ́balọ́ba tí ń lo ìṣẹ̀bí wọ́n ti ń lo ayé wọ́n jayé ọlọ́ba wọ́n ṣọlá mẹ̀tíńdà kó tó ní pé ìsìláàmù dé àwọn lọ́balọ́ba wọ́n ń sọ láà tó tóbi tòótọ́ àmọ́ ọlọ́run ò lè mẹ́ṣe kẹ́nìkan jẹ́kún nù tí ó jẹ́ bí olóògùn àbí alágbára kan tí ó yàrí mọ́ba lọ́wọ́ òun máa ṣe mọ́mílákà àti ẹ̀lọ́tọ̀ ọba náà máa ṣe empire àti ẹ̀lọ́tọ̀ kò jọra wọn ni ó yàrí mọ́jú lọ́wọ́ gbogbo òfin náà bá ṣe ní ìlú kò ní dọ́dọ̀ ọtí ẹ̀ mọ́ ó kẹta yẹ tòrò láǹfààní àti ìdádúgbò ìlú tó bá fẹ́ dàrú ìsìláàmù lóde lóní ayé ṣe bẹ́ẹ̀ mọ́

ní ní nǹkan tí ìbáyìí sọ di pé àtàmọ́ pọ̀tọ́ àrùn ẹ máa tọ́ sí àwọn aláṣẹ yín bá ti ń wíkẹ̀ tí máa tẹ̀lé ànábì ní wọ́n láwọn afghan habashiyan kò bá jẹ́rú àbílá alálẹ́nu ara habasha lásán lásán èèyàn dúdú lọ́bi sọ̀gẹ́ èèyàn lárúbáwá ẹ̀ẹ́dọ̀dọ̀ tẹ̀lé e lópin ìgbà tó bá ti ríbi dépò lójẹ́kẹ́ èèyàn bá yìnbọn kó ṣe lójú ẹ̀ kó fi dé rí ipò tó bá ti débẹ̀ ti pa nínú ìsìláàmù kò bá jẹ́kẹ́ àmọ́tọ́ ẹgbẹ́ ń jọba ìlẹ́gbẹ́ ọ̀tẹ̀lé ẹ̀sìn Islam ló pàwọn lọ́balọ́ba lé kánà àwọn lọ́balọ́ba kánú wọn nílà àká ìní kánú wọn mọ orí ni kánú wọn rántí àná ni kánú wọn ya aláàjẹ tàbí àná kánú wọn ya alájẹ tàbí ọ̀la ẹ̀mọ́ máa bá àwọn dáa tàbí òdá ooo Ẹ̀kọ́ bàbá àwọn kùtùlú alájẹ́ ẹ̀ẹ́dàdí àná. Àtàwọn kùtùlú alájẹ́ ẹ̀ẹ́dàdí ọ̀la. Ẹ̀mọ̀ máa bá wọn dá àtàdí òdá. Wẹ́fẹ́ ìṣẹ́sì ní ìrò mọ́ àfẹ́sì Islam. Àwọn adúdú, Islam tó débẹ̀ dúdú kò níṣẹ́ kankan tí ń ṣe láwùjọ ju kí wọ́n jẹ́ àwọn lọ́balọ́ba sí ilé ìjìká fọmọ ẹbí wọn káàkiri lọ kò níṣẹ́ kankan tí ń ṣe láwùjọ ju kó jókùn wọn láàfin lọ wọ́n bọ̀ tí ó wọ́n ní kó máa jó àwọn obìnrin àwọn ọkùnrin dúdú wọ́n àṣẹṣẹ́ kan ẹnu pé wọ́n dúdú ní tí wọ́n fi wọ́n ṣe láwùjọ nù ìsìláàmù ló kò sí ọlá kankan fún funfun kan lérí dúdú ńlá àbí ẹni tó bá bẹ̀rù ọlọ́run jù ní àkàràmọ̀kún

adúrú gbẹ́dọ́dọ́ tọ́lọ́ǹkà anẹ́bì ta kólógún yìí wọ́n tún ráyè gbẹ́yàn kan dúdú anẹ́bì wá bá rú ìsìláàmù ló pọ́n dúdú lé àwọn adúdú lé ní àwọn èkó làwọn olọ́lọ́run ààrí ti ìsìláàmù rò mọ́ rárá ìjẹ́ èkó bá paláṣẹ fún wọn fá àtúgbàdí àṣà wa nítorí èkó nítorí àwọn tí wọ́n pọ́ àwọn bàbá wa lẹ́rú nítorí àwọn tí wọ́n ṣe àwọn bàbá wa léṣe tí wọ́n tó di ti nílé tí wọ́n nítorí kíni nítorí pé wọ́n fẹ́ kó ọrọ̀ ajé wa kò yẹ kára àwọn kankan sọ́ta lè ní ju àwọn funfun lọ ìsìláàmù làwọn àyàn lójú anarara kò ní jẹ́ alájú London lálọ Amẹ́ríkà lálọ Paris lálọ kíníkà lálọ bàbá ní ájì yóò ní ìlànà ń bá tí ó kójọ ní Amẹ́ríkà ń mọ padà lọ ájì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ولو أن إنسانا تخير ملة ما اختار إلا دينك السودان ولو أن إنسانا تخير ملة فما اختار إلا دينك السودان Kọ́wàkà àwọn obìnrin, bóò ni wọ́n jẹ́ ń kí ti obìnrin kí ìsìlámù tó kéré torí lórí wọn gangan lọ́rọ̀ à àwọn gangan ni wọ́n mú ìsìláàmù lọ́ta jù lẹ́nu àwọn gangan wọn àbẹ́rí ìsìláàmù tó júmọ́ lẹ́nu wọ́n lọ́rù ó mọ̀ mú àwọn táwọn bá ń borí orú tí ó mú inú sàárè tí ó jù bẹ́ẹ̀ lọ kí ìsìláàmù tó dé obìnrin kò jámọ́ nǹkankan kódà àwọn èébẹ́ bí mo obìnrin ó bá dé bí pé bí ẹ bá bí mo obìnrin wọ̀n ní jàmbáríkà tí wọ́n ní obìnrin afẹ́ ìtọ̀ kí ló fẹ́ jẹ láwùjọ kò lè jagun kò lè múlé dúró torí ogun níṣẹ́ wọn gbà náà obìnrin ò jámà kankan lójú wọn ìsìláàmù ló dé ló nẹ́rọ ara ẹgbẹ̀ lọ jẹ bẹ́ẹ̀ mọ́ kódà obìnrin ẹjọ́ máa jókòó nílé ní ẹ̀yìn ẹ̀rọ lẹ́mọ́ ṣiṣẹ́ tí ó máa jẹ tí ó máa mú fún ìsìláàmù sọ obìnrin dọba tí wọ́n fẹ́ tà nígbà náà pé ah, wọ́n ìsìláàmù nítorí obìnrin lé nígbà náà àwọn obìnrin bá ayé nínú tàbí ọkùnrin kan bẹ ìyàwó rẹ̀ ń rọbí lọ́rẹ́jì lọ jẹ́kòtò kò mójú tó yàwó wọ́n ní kí ló dé ó ní òun jẹ́kòtò kalẹ̀ ní ibi obìnrin lẹ́ẹ̀kan ráyẹ̀ òun sọ sínú kòtò ní ọmọ obìnrin wọn máa rí mẹ́lẹ̀ nígbà náà ibi ọba jẹ́ òun ló ayé tó wá tó fi jó bẹ̀rẹ̀ tí ọba wọn bá wá kú àbí bàbá wọn wọ́n máa pín wọn mọ́ ogún ni àwọn èyí jogún òun rẹ̀ wọn mọ́ ogún àwọn èyí ó pín wọn mọ́wọ́ pé ogún tèmi lọ́mọbìnrin ogún tèmi níyàwó rẹ̀ mọ́ wá pín wọn mọ́wọ́ bẹ́ẹ̀ kí ìsìláàmù tó dé àwọn alárúbáwá ń fẹ́ àwọn méje wọ́n ń fẹ́ mẹ́jọ wọ́n ń fẹ́ jù bẹ́ẹ̀ lọ ìsìláàmù ló ní rárá ẹmọ́jọ ojú mẹ́rin lọ obìnrin òtí ẹ̀fẹ́ gbọ́ mẹ́rin ọ̀hún gbẹ́ títí mọ́nìsì obìnrin òun rántí àná tọ́bá rántí àná ni ó mọ̀ ẹ̀fẹ́ ìsìláàmù yìí jẹ́ ọ̀lẹ̀ tó pàwọn ní Ṣé máwọn èbó wọn ká obìnrin fún kí ìsìláàmù tó dé? Obìnrin èbó ká obìnrin fún kí ìsìláàmù tó dé. Ndóòdó ọ̀nà bá pátá ń gbogbo ayé ìsìláàmù ló kọ́kọ́ dé tọwọ́ pọ́pọ́ obìnrin lé. Ìsìláàmù tí ó ní ẹ̀sìn ogún fún wọn lérí jáde nàṣíbù mímọ̀ tárọkàlùwà lè dáni wà lákàrọ̀bùn. Wà ní nìtáì nàṣíbù àwọn òṣètò rọ̀ nàṣíbà ẹ̀pẹ́ wọlé láti ìjẹba ń tí àwọn ọkùnrin àwọn lọ́dún bá gbà náà tí wọ́n bá nẹ́bí tí a ah, obìnrin ẹja fún ajẹ́ máa fún ní ogún ajẹ́ máa jẹ́ nǹkan kan àtẹ́bí ní ẹjọ́dọ̀ fún obìnrin ò fẹ́ dàlà jù mẹ́lẹ̀ yìí ìsìláàmù yẹn wọ́n tó tutù lẹ́nìí tí ẹ ṣe orí fún ni ó padà parẹ́ tí ẹ bá dàbí ẹni tó bá ṣe orí ni ó yẹ̀yẹ́ àpapọ̀ kọ́mọ lè já ilé ìyá ti ẹ̀bùn góòyìn fàláwó àsìlámà máa ń fi sámà wá àfáhùkùnmọ̀ ìjà ilé ya tí ẹ gbogbo náà ma náà sánú mínà láàyẹ ọkùn máa mí ya tí ẹ gbogbo. Ọlọ́rin tẹ́ ẹgbẹ́ káádá gbogbo yí padà sí bẹ́ẹ̀ wà lánàá. Ó bẹ́ dàbí ìtàn tí

bí o sì máa parẹ mọ́nú ayélá ní kọ́lọ̀ mọ́jà bá wọn parẹ mọ́ ayélá. àti kárẹ́tí àná kárẹ́tí olóore wá láàfin ní parẹ́ mọ́ dàlá. àbáwọ̀kùn olè já ilé àti ẹgbùgbùn náà ọlọ́run ní tẹ́ ń tẹ́ ní سبحان ربك رب العزة عما يصفون Allahu akbar. Ọlọ́run má ṣe wá alálájẹ bàbí àná. Bàbí àná. Ọlọ́run má ṣe wá alálájẹ bàbí ọlá. Bàbí ọlá. Ọlọ́run má ṣe wá alálájẹ bàbí òní ẹbí àwa ààrẹ ṣe fún olúwa wa ààrẹ ṣe fún olúwa wa ààrẹ ṣe fún olúwa wa ààrẹ ṣe fún olúwa wa ààrẹ ṣe fún olúwa wa ẹjẹ́ adúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹbá adúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹbá adúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run Ìdíndùn yìí kó di bàjẹ́ lọ́lá olúwa. Ìdíndùn yìí kó máa bàjẹ́ lọ́lá Muhammad. Ìdíndùn yìí kó di bàjẹ́ lọ́lá olúwa. Ìdíndùn yìí kó máa bàjẹ́ lọ́lá Muhammad. Ó ń dá báyìí ìbànújẹ́ àgbákò eré ibú ọlọ́mọ ti bẹ̀rin ọ̀rọ̀ wa ìkọlẹ̀lẹ̀ ìlàhà ìlàlá èyí tí ọ̀nà ọba tó ṣe fún àwọn bàbá wa báwọn túpẹ́ lọ́dọ̀ ọlọ́run kó máa wá wo àwọn ọmọ rẹ̀ tí wọ́n máa wá sọ bí wọ́n ti sọ yìí ó kéré nínú tọ́lá ọba tí máa ti fẹ́lò ní apá bàbá wọn bá tún pẹ́lá dọ́lá ọba ẹ̀yí jẹmá wa ẹ̀tọ́ rẹ̀ o ẹ̀tọ́ ni a bàbá wa ni wọ́n ti fún wa yìí nítorí pé wọ́n fi kọ́ wa ipé ni wọ́n ni Fáàtí kùlàdé hakin àkọ̀ òbá ti kùlàdé hakin àkọ̀ ìrìnàlẹ̀ ìlérọ́ sí kàálẹ̀ ìkà àkọ́ Wà ẹ̀nà lè àkọ́. Àwọn ẹbí wa tí wọ́n bí wa, àwọn wa inna wọ́n bí wa, ìyá wa tó bí wa, bàbá wa tó bí wa, àti wa tí wọ́n bí wa, wa. Wà ẹ̀nà lè náà àwa lára gangan fún ara wa àti ara wa ó ní ẹ̀tọ́ tó yẹ ká fún Fáàtí kò làdé àkín àkọ̀wò. Ẹgbẹ́ lẹ́tọ̀, ẹjá fún jẹ̀mọ́ àwọn ẹmọ́ jẹ́ ara tó yẹ ká fún gbogbo owó tilẹ̀ òkè èèyàn ó máa ní ayé èèyàn gbọ́dọ̀ fún ẹni ẹlẹ́tọ̀ èèyàn gbọ́dọ̀ sí ẹ̀tọ́ rẹ̀ fún ní abáwàbá wa bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم Àtàwọn àpáwà Bùlàjí ọ̀tà àpáwà Adam tí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Aráǹfà ní bí àbá aráǹfà ní jàmáà. Àrí àbá rí ìfí rírè gbogbo ẹn tó bá tó ti ọlọ́gẹ́gẹ́ bí àfà ẹ̀fẹ̀tọ́ tí wọ́n àlàyé tí wọ́n ti fún wa ní ti máa rírè. Ìtó ti ọlọ́run tí àwọn bàbá wa tí wọ́n tó ti ọlọ́run gbígbà fún ọlọ́run tí àwọn bàbá tí wọ́n gbà fún ọlọ́run wípé ni ẹni tó bá tó tí ọlọ́run tó bá gbà fún ọlọ́run ọba ààfà yọ irú ara rẹ̀ ààfà yọ jáde látara rẹ̀ ẹ̀rí látara àwọn bàbá wa kágbà fún ọlọ́run látara àwọn bàbá tẹ́lẹ̀ àbá gbà fọ́lọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n fẹ́ ní òmàwá tí wọ́n bá ní lọ́rùn. ọlọ́dàkùn má fi ilé ìṣe òfin. ọlọ́dàkùn má fi ilé ìṣe òfin. ọlọ́dàkùn má fi ilé ìṣe òfin. èyí tí a rí Bọ́lá kó ṣe ní ìbẹ̀rẹ̀ orí fún àbàbá. Wọ́n ti fi ojú wọn rí àìmáyà àìmáyà àìmáyé. Wọ́lá ilá ilá ilá ilá. Wọ́lá Muhammadu Rasulullah. Àwọn àpá Adam àtàwọn àwọn àpẹẹrẹ àjíbi ọlọ́dákùnmọ́sá ní fún ó sí pẹ́ ní fún ó sí pẹ́ ní fún ó sí pẹ́ aláàmọ́ ọmọdé wọ́n sólù lọ́lọ́lọ́wọ́ ìlàí iná àgbẹ̀ iná ṣàtúnlá rárá ọmọdé yìí iná àgbẹ̀ iná ṣàtúnlá rárá ọmọdé yìí iná àgbẹ̀ iná بارك الله فيكم جميعا أنا لا خمسة قبول البركة لبقوا آمين وفينا جميعا وقوا فقطة وآه لكم ولبن ولهم البركة آمين Ọlá ìpé ọ̀lá ni àwẹ́ pé ogún. Ọlá ìpé ọlá òde yìí ni àwẹ́ pé ogún. Àwọn ṣe ìtú àwọn ènìyàn lẹ́nu. Ìjọ́ tó pé mẹ́wàá. Ìjọ́ tó pé mẹ́wàá. Òjò pọ̀ ǹjọ́ náà. Òjò pọ̀ ǹjọ́ náà. Ọjọ́ Jímọ̀ ni. Ọjọ́ Jímọ̀ ni. Lọ́la ni ó pé ogún pẹ̀lú ogún. Ọlá ni ó pé ogún pẹ̀lú ogún ọlọ́run. Àṣẹ fùtàrù. Bá bá ti lágbàá máa tó àwọn èèyàn lẹ́nu. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe. Ẹni bá ní nǹkan tó ní ní nǹkan tó lè rà wá kí ìbà ẹ̀ká ìdèkìdóró kí ìbà ẹ̀dẹ̀ kún lọ́la ẹnìkan mọ́sàlá ètò ẹnìkejì lẹ́nu kẹ́nìkan kó mọ́sàlá ètò ẹnìkejì rẹ̀ lẹ́nu ó kéré pátá àti ẹ̀rírò ẹ̀rí pé ó fún èèyàn mẹ́ta lọ́sàn mú ọjọ́ ẹ̀wà rí pé èèyàn mẹ́ta ọkùn lọ́sàn mú ó kéré ní kankan ọ̀nà ìkàkà fún ọ̀yà kan lọ́sàn fún ọ̀yà kan lọ́sàn àwọn agbèwà wá gbé wá ìkàlẹ̀ ọgbẹ́ kalẹ̀ tó ti pọ̀ ẹnìkan ò ní dàmù ẹgbẹ́ bú ẹ̀kọ́ ta gbọ́ nìsín ìsìláàmù ìkẹ́ni ọgbẹ́ ká kẹ́ra wa ní kálùkú ká gbìyànjú ká ṣe bẹ́ẹ̀ lọ́la àwọn kan dáná lánàá àbíjẹta àwọn ràmọ́tù ìyá alátàlátù yókù àárẹ̀ tí dẹ́yìn náà ṣe mẹ́ẹ̀ bá ti kékeré yóò ọlọ́run ṣe púpọ̀ fún ni ọlọ́lá ilá ilẹ̀ láàrùn àpàlẹ̀mọ́ látàlẹ̀ kọ́bẹ̀rẹ̀ àti gbogbo àwọn tẹ́tàbà ṣe inú mẹ́wàá ti gbẹ̀yìn. Inú mẹ́wàá ti gbẹ̀yìn. Ìtìkáfù wa ń bẹ̀. Ìtìkáfù wa ń bẹ̀. Ẹni bá lè jòkó. Ibi báyìí. Bẹ̀ẹ̀bá lè wá. Bẹ̀ẹ̀bá lè wá. Afẹ́kẹ̀ wá. Afẹ́kẹ̀ wá. Àyè táwọn yẹn ti ṣe wà ń bẹ̀. Àyè tí ẹ ti Yóò máa bá wọn ṣe náfíra kì á mú lẹ́lì lójoojúmọ́ àti gbogbo ṣọ́rọ̀ yóò lágbára ọlọ́run lọ́la a ṣe àlàyé iṣẹ́ wo ní bẹ nínú ìtìká pẹ̀lú ọgbọ́n káyẹ̀kẹ́ dé alùkọ́rin náà bẹ̀ta fún kí lọ́la bá ti máa ń ké àti ìdàlẹ́ lọ́la kàìráàtì Ọlọ́run sọ àjọ àríyá ọ̀bá ọ̀tọ́ ọmọ ọlọ́dọ̀ ọlọ́run, ọba àṣẹ̀lẹ́kọ́ àlàáfíà fún wa, bàbá gbogbo ọmọ sọba àfihàn láyà balẹ̀, gbogbo àwọn táwọn tàǹgbọ́ ọlọ́mọ sàbí sàǹfàní fún wa. Ìṣù láì lọ́kọ́já kò lóòrùn àbúsàn bàbá wa. بسم الله الرحمن الرحيم لقد جاءكم الرسول من أنفسكم حافظ عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن الله فقل الله لا إله إلا هو العلي العظيم بسم الله الرحمن الرحيم نعم. إلى قريش إلى فهم علة الشتاء والصيف وإلى بدور رب البيت الذي يبيض الجوي ومن الأرض